الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته سنيا ناشي على إتما التوغوت على منشن في نينو التوغوت غربي الشيخ محمد بن أبي الوهاب رحمه الله تعالى سيداكم بي وناني الشيطان أكوكوني وني على كوكوني نعطوا عديد because aṣeitan ó ń pè àwọn yẹ̀lọ síbi ma jọ́sìn fún ẹlòmín dẹ̀yìn Allah ẹlẹ́ẹ̀kejì ni alhakim aljair almogajir alhakamillah èyàn tó jẹ́ olùdájọ́ tó wá ń chíǹjì òfin ọlọ́wọ́ ba nǹkan tí ọlọ́wọ́ bá pè ní halal tó gbà ní haram ìtọ́lọ́wọ́ pè ní haram tó ní halal yẹn so eh, àwọn afáàdẹ̀ ṣe àlàyé pé kìkí ń ṣe èyàn tó bá jẹ́ olórí nìkan ló bá wí ó kó àwọn tí wọ́n tẹ̀lé èyàn tó bá ń tẹ̀lé ìdájọ́ kan tó gbà wípé ìntọ́lọ̀bá ṣe ní halal a lè ṣe ní haram àbí ìntọ́lọ̀bá ti ṣe ní haram a lè ṣe ní halal àha ìwélé náà kọ o ti kó síbẹ̀ àmì èyàn tó bá ń fi òfin mí ìdájọ́ àbí tí ó wà lábí òfin mí àmọ́ òun gbà pé òfin yìí kìí ṣe orí ẹka kò ní jẹ́ ìjẹ́ kéfèrí tí ó gbìyànjáde kò nínú Islam àmọ́ kẹtẹ́ yẹn ṣe nǹkan tó léwu ní tó ṣe kí o lè padà gbíyàn kú ní bíbẹ̀ ẹlẹ́kẹta wá ní athalif alladhi yahkum bi ghayri ma anzalallah ẹlẹ́kẹta wọ́n tún tún dákan bí náà ni èyàn tó ń dájọ́ pẹ̀lú nǹkan mí tí yàtọ̀ sí òfin Allah òkèlẹ́kẹjì èyàn tó yí ìdájọ́ Ọlọ́run ọba padà ní ẹlẹ́kẹta yìí èyàn tó ń kàlẹ̀ dájọ́ èyàn ẹnikẹni tí ó bá dájọ́ pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ fa'ula'ika humul kafirun irú àwọn ilé ìlàwọn kèfèrí wa huwa alladhi yahkum bi ghayri ma anzalallahu mu'taqidan adama salahiyyati hukmi al-islam aw annahu yujizu al-hukma bi ghayrihi irú ẹni bẹ́ẹ̀lẹ̀ tó ń dájọ́ pẹ̀lú ìdájọ́ mi tó yàtọ̀ sí títí eh, ìdájọ́ islam nítorí pé nígbàgbọ́ wípé ìdájọ́ títí islam yẹn kò work fún generation tàwa yìí ìdájọ́ islam yẹn ó wà backward ó wà barbaric ìdájọ́ islam yẹn kò já kò make sense fún àsìkò tàwà yìí ní 21st century kamala ń lọ òfin ọlọ́ọ̀bá kan ìgbà yẹn taimu ẹmọ̀ pé taimu annabi yẹn bá ṣe mọ́ ń sọ taimu yẹn ìgbà yẹn kò tí kò tí lájú nǹkan ò ní lòfin yẹn fi ìtumọ̀ ní pé bí Ọlọ́run ọba ò mọ̀ wípé òfin yìí Ọlọ́run ọba ò mọ̀ tí ó padà ṣẹlẹ̀ ní bí i 2022 Ọlọ́run ò mọ̀ tí ó padà ṣẹlẹ̀ ní 21st century kò wá gbé òfin kalẹ̀ tí ó wọ́kì fásitì yìí òfin tó lè wọ́kì fún gbà ẹnìkan ló gbé kalẹ̀ wàláhì fàádà kúfùrún wàbàláhùn eléyìí kúfùrún ni ọ̀ràn ni àgbákò ni wàláhì kí yẹn bí lífi alaihi wasallam kò lè wọ́kì fáwa mọ́ àwátí lájú ojú tí yẹn bá là kọjá tànàbí inú nẹ́lẹ̀ yẹn lásì yẹn wàlá tó bá lè lájú ojú tó là tó wá lè kọjá tànàbí Muhammad sallallahu alaihi wasallam débi kó wà gbé òfin ànàbí kalẹ̀ wàláhì ojú inú nẹ́lẹ̀ yẹn láyẹ̀wò kíyàn tètè yàwó kíyàn tètè ṣe kíni <laughs> kó yà fẹ̀ kan díjú kó tẹ̀lé jọ́nà nàbí sallallahu alaihi wa alihi wa sallam so gbogbo àwọn propaganda against, against al-Islam gbogbo àwọn propaganda ó ń ṣẹlẹ̀ lórí TV lórí àwọn news àwọn stations a kódà yóò mọ̀ rùbí àwọn stations mi stations islamu ni wallahi irọ́ ni stations tó ti ń promote àwọn ideology àwọn western ideologies àwọn ideology tí ó jẹ́ kẹmọ rí pé islam ẹ̀sìn tí kò ṣe lò ní time ta wáyé ni lẹ́fìrí pé láwọn ìlú tó pọ̀ àwọn mùsùlùmí ni wọ́n make up 90% ìlú stíyẹ̀ tí wọ́n tún nílò fi ọlọ́wọ́ ọba wallahi ó pọ̀ láwọn ilẹ̀ lágbàwà tó ṣe pé 90% kódà ìmíwà 95% musulmi ni wọ́n still yet wọ́n nílò fi ọlọ́wọ́ ọba ìdí ni wípé one way or the other àti wà exposed sáwọn nǹkan sáwọn bí àwọn media outlet nínú àwọn media outlet yìí nǹkan tí wọ́n promote kódà tí wọ́n bá sọ straight o ní kí wọ́n jẹ́ ká mọ́ feel backward as Muslims as like wọ́n jẹ́ ká mọ́ rí gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú Islam ká mọ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí ó wà somehow tí ó ṣe gbé wọ town nǹkan tí ó já ẹ jẹ́ káwọn dressing islam gan láti bí dressing àti kọ́kọ́ get wọn náà pé tó bá múra bí mùsùlùmí wọ́n lò dàbí mọ́lá so wọ́n ti já kó fi pé kó múra bí wèrè bí àwọn tó wá wà nínú eh, prison ní US tí wọ́n zag tí wọ́n gbé ṣòkòtò báyìí ohun fáwọn prisoners náà ṣe bẹ́ẹ̀ ní US wọ́n tún wá beautify yẹn fún adé ah, bí big boys àwọn tó já àwọn ni wọ́n ń ṣe whereas àwọn kan tó jẹ́ ma'alimu islamiyya kódà tó bá fitrọ́ mu nínú àkátà nàbíkà ìjọmọkùnrin ni báwọn ànábì ọlọ́wà ṣe mọ́rí ní ẹ̀ kò sí àwọn ànábì ọlọ́wà ṣe mọ́rí ní ẹ̀ nínú fẹ́tọ́rọ̀ lọ́wà nínú ìjọmọkùnrin pé ah, masculine ọkùnrin lélẹ̀ kódà nígbà náà èyàn tí ò bá ní rúgbọ̀n tó bá jọ́kùn tó ti dàgbà tí ò ní rúgbọ̀n èyàn náà ń pè ní sí eh, ajúrọ̀ dàbí bó ti gbàmí tẹ́mọ́ ń pè kódà àwọn àfáà tó mọ́ ń dákọ̀ àwọn àkàmùjẹ́ wọ́n fẹ́ kà bí obìnrin ọkùnrin ò wá nínú rúgbọ̀n àwọn wo bí pé kíní but ní ìsìn wọ́n ti bá kíní ẹ̀jẹ̀ mọ́ alójú wọ́n ti jẹ́ kó rí pa wọn àwọn tí wọ́n já àwọn bàbá arúgbó kan tí wọ́n ní làákàyè ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n sọ fún wa indirectly kóbìnrin kó múra kó múra kó ní tìjú kó jáde ní jáde ìtìjú kó sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tìjú kó rìnrìn ìtìjú gbogbo kíní wọ́n sọ di bí àwọn pé backward ni wọ́n ni wọ́láhì bá ṣe ń picture rẹ̀ bá ṣe ni ẹ wọn islam ah islam tẹ́ ń mú ò tí ló direct mọ́ kí táwọn bá direct àwọn yóò tètè ká wọ́n lò indirectly ní wàláhì wá di pé kóbìnrin wá ṣe normally kó tẹ̀lé àwọn ahkam kó tẹ̀lé àwọn òfin ọlọ́wọ́ bàtà nabi sallallahu alaihi wọ́n jẹ́ kó look backward àmọ́ kó western women àwọn western women tó pé statistics ní tẹba kóbìnrin márùn-ún kalẹ̀ nínú àwọn ọmọ ìbò tínú US kìníkan four of the five what ti sexually abused at, uh, at a point in time what ti sexually abused four of five kan tó wọ age of puberty gan àwọn ilé náà àmọ́ sọ fún àbáṣe ló ayé àwọn tẹ́ pẹ́bẹ̀ ni crime ti pọ̀ jù so àwọn tafẹ́ ma fi wà tafẹ́ ma fi ṣe àwẹ̀ tafẹ́ ma fi ṣe àwẹ̀ kan ṣe yìí wàláhì òfin tán lò kìí sòfin ọlọ́run ọba kìí sòfin ànábì rẹ̀ sallallahu alaihi wasallam Muslimin là wà wallahi ka jẹ́ yọ́n kí nahnu muslimun musulmi ni wá wa naftakhir bil islam àwádẹ̀ yí se yẹ gẹn a ń se yẹ gẹn pẹ̀lú islam anywhere tó bá wà wallahi má tijú àjọkí musulmi ni o anywhere má tijú fọ̀rẹ́nu sọ fi wà sọ fi múra sọ fi anything tó má fi ń fi sọ kò sí kẹkẹ tí ó ṣẹlẹ̀ so ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tọwàgí tá gbọ́dọ̀ jìnà sí o ni alladhi yadda'i ilmal ghaibi min dunillah ẹnikẹ́ni tó bá ti ń pè àpè mọ́ra wípé òun ní ìmọ̀ kọ̀kọ̀ ní dẹ́yìn ọlọ́run ọba tọ̀ọ̀gútù ni Allahu ta'ala qad nafa'a ilma al-ghaybi min an ghayrihi ọlọ́ọ̀bá ti kọ ìmọ̀ kọ̀kọ̀ fún ẹlòmí ọlọ́ọ̀lẹ́nìkẹ́kọ̀ọ́ mọ̀ ìmọ̀ kọ̀kọ̀ kí gbogbo àwọn kan tí ń bẹ lórí nínú sánmà ni àti lórí ilẹ̀ kò sí kankan nínú wọn tó mọ̀ Allahu ni kalọ́mọ kọ̀kọ́ wà máa yẹ ṣọ̀rọ̀ na ayyá na yóò àtún kódà gbogbo wọn mọjọ́ tọ́lọ̀ bọ́ gbìmọ̀ jìdí inú sàárè wọn lé ni wá ní àtúwáláwẹ̀ nìkan wọ́n ní musulmi láwọn àwọn náà wọ́sọ̀ àfá wọ́n dé fìlà àfá wọ́n kìra wọn láfá wọ́n wà sọ fún pé wá kí ní sí ọ́ abọ̀ yẹ̀wò ọpọ́n ni wàláhì wọ́n yìí tó ń fọpọ́n wọ́n tó fi ń ṣe ọpọ́n táwọn olóòsà àwọn onífàmọ́ ń lò wọ́n láwọn fàbá ẹni ọ̀sá méjì ọ̀sá mẹ́ta kìníkẹ lẹ́yẹ wọ́n fàbá ẹni àwọn tún lè lókọ̀ mí o kan lè ní jàǹjálù àwọn fà alìjàǹjálù kìníkan jàǹjánù kìníkà alìradàradà àwọn jìn àwọn alìjẹnú àwọn gọ̀wáníyà àwọn kìníkẹ wọ́n wá sọ fún pé ìjẹ̀pẹ̀ táwọn wòye o wọ́n fẹ́ yàwó yà rẹ̀ náà wá ìwọ́n náà fẹ́ lọ́kọ ó mọ́ kọ́ọ̀kọ́ yẹn wá ó wà mọ́kọ bàbá rẹ̀ wá a wà dá sínú ọpán a wà wò a wà fà á sàbáì ìsáwọn ni ìsáàbì ni àwọn wò sáàbì tàbá ti wá wò a wà mọ̀ pé é náà rí ní wọ tùrọ́ bí ní wọ omi àti ná sẹ́lẹ̀ bára wọ́n ṣe ilé má ilélé ilé Hawaii ni atẹ́gùn lélé iyẹ̀pẹ̀ lélé sẹ́lẹ̀ bára wọ́n ṣe ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mọ̀lú mathematics wọ́n wá sọ fún ẹ pé a ah, in tó bá fẹ́ ní yíò tó bá dọ̀lá o nǹkan bá ní padà ṣẹlẹ̀ wallahi hada tọ̀gùt tọ̀gùt tó fojú hẹlẹ̀ nìyí because kí ni ó ń claim ìmọ̀ kọ̀kọ̀ tẹ́nìkan bá dé tó bá bọ́ tó ní àmúnirí ah, àwọn ẹ̀mí sí fún wa wọ́n ní kó mọ́ lọ bí lọ́la tó bá lọ lọ́la kí ni kaba ní ó ṣẹlẹ̀ gbogbo kí ni wákẹ̀ ó ń ṣẹlẹ̀ náà àbí kìí ṣe tó pamọ́ wàláhì tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ní ẹlòmí ò ní tẹ̀sùbá mo fi ń wo tẹ̀sùbá ní yóò ká sí méjì báyìí mú kan tó bá ti lè mọ́lẹ̀ yóò ní àà ah, ah, ah, èyí tẹ́wà mú èyí ókè tó bá mú kejì ń kọ́ ẹlòmí ò ní kódà kó nínú kàábà ló ti lọ́ngbò inú kàábà ló ti lọ́ngbò hádá mushrikun taghut wallahi ìntánẹ́bì sọ yẹn sallallahu alaihi wasallam anẹ́bì ní kí man ata urafan èyàn tó bá lọ bá àwọn bàbá bá mi yẹ̀wò àwọn jalabiya ni àwọn jalabi ni a ó ní ẹbá mi yẹ̀wò fasaddaqahu ó wá nígbàgbọ́ nínú tí ń sọ pé ah ìntẹ́ni ń sọ òdodo ni bàbá faqad kafara bima unzila ala muhammadin sallallahu alaihi wasallam anabi ni onítọ̀ ti ṣe kèfèrí ó ti disbelieve nínú nǹkan tọ́lọ̀ fẹ́ràn nabi sallallahu alaihi wasallam ìwọ tó fẹ́ ṣe business tánúkò lọ wo má lọ wo sọ pé mi wo ìwọ tó fẹ́ fẹ́yàwó tánúkò lọ wo má lọ wo kí ni islam ní ká ṣe duahu al-istikhara istikhara ní ká ṣe ó fi síwájú ọlọ́wọ́ bá ní ah allahumma inni fawwadtu amri ilayk ọlọ́run ọ̀rọ̀ mi mo kó sí ọlọ́wọ́ ṣe yí báyìí àbí àmọ́ kí ìwàlọ báwọn nìkan o kí ẹnìkan bá yẹ̀wò wàláì in tó tako Islam tẹ́yẹnyẹ ni ọlọ́run tún sọ́nà Kùránì pé alimul ghaib ọlọ́run mọ̀mọ̀ kọ̀kọ́ fala yudhiru ala ghaibihi ahadan ọlọ́run lóye kí sọ fún ẹgbẹ́ kàbá yóò ṣẹlẹ̀ ọlọ́ba fún láti ìmọ̀ ọlọ́run ọba ni ah ló jẹ́ pé Qur'an ẹkọ́lọ̀bà ó ń fún ànẹ́bì ní ma pé nǹkan bá yóò ṣẹlẹ̀ ànẹ́bì sọ fún wọn kìí sànẹ́bì ló mọ̀ independently nǹkan bá yóò ṣẹlẹ̀ ànẹ́bì ni lọ́lọ́fin ní pé àyàfà wọn tó ń bá fẹ́ fi hàn nínú àwọn òjíṣẹ́ wọn ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ lọ́lọ́n tó ń sọ nínú Qur'an pé wà indahu mafatihul ghaib ọlọ́ni mafatihul ghaib àwọn ìmọ̀ kọ́kọ́ ọwọ́ ọlọ́wọ́ la ya'lamuha illa hu kò sí ẹnìkan kan àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so at the end of the day tó bá lọ bá wọn bàbá yìí tán pẹ̀rẹ̀ àwọn láàfà yìí àwọn oníjálàbí tó bá lọ bá wọn yàtọ̀ sí pé wọ́n gbọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n tún parọ́ fún ọ wọ́n lè ní pé wà ó mẹ́rin wá ní wọ́n edu ó gún edu kan sínú pépà fún wọ́n ráńpẹ̀ sínú pépà wọ́n fòwò funfun wọ́n fi wé wọ́n fún ọwọ́n tó bá ti fẹ́ sùn kó ma gbé sí ìgbèrí afá òwú dúdú àti èédú lókó ló fi ń sùn rọ́kà gbéṣẹ́ kò sí kẹ́kẹ́ wọ́n sọ fún ọwọ́n ní kó fi kọ́bi lé kó fi kọ́bi orígun mẹ́rẹ̀ẹ̀rin lólé ni at the end of the day ọjà ni ò ní tà ní wàláhì mo ti ní personal experience ni mo tẹni mọ̀ tajà dáadáa wàláhì tó bá tajà yóò áá ah, ah. nígbà tó yá tẹ́bẹ̀rẹ̀ sí ni ma yálé èyí tí wọ́n rí ìmọ́lẹ̀ tẹ́bá wọnú ṣọ́ọ̀bù èyí tí wọ́n fi kún ọkọ̀ orí mẹ́rẹ̀ẹ̀rin ṣọ́ọ̀bù èyí tó ibẹ́ tó bá wọlé bá tó bá wọ́ṣọ́ tó bá wókè báyìí igbá kan lórí mẹ́ ni díẹ̀díẹ̀ odìkọjà ń kúta so bí ìtumọ̀ ní pé ṣọ́ọ̀bù èyí tánàbí kọwa azkaru sabah wal masa o ń ṣe azkaru lára rọ̀ tó bá ti dáàrù o ń ṣe azkaru bá dì rọ̀lẹ́ ọwọ́ ọ̀sán o ń ka Qur'an nínú ṣọ́ọ̀bù o ń ka tírapá o ń stọ́dì o ń wáyé mẹ́sìn tí ó rí pé bárúkà ọmọ sọ̀kalẹ̀ sínú ṣọ́ọ̀bù yẹn ni àmáwọn ka alìjẹ̀nú nǹkan dúdúdúdúdú ló ń ṣe ẹ̀dá Ah, ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tọ̀gót tó ń jẹ́ eh, eh, last one tí bàbá dákọ ni alladhi yu'badu min dunillah èyàn tí wọ́n bá ń jọ́sẹ̀ fún dẹ́yìn ọlọ́wọ́ ọba ah, fadhalika kan pé wa huwa radin ó dẹ̀ yọnu sí mẹ́sí jọ́sẹ̀ fún yẹn wa dalilu qawluhu ta'ala ẹ̀rí ni ọ̀rọ̀ ọlọ́ba kí wa man yaqul minhum ẹni kankan nínú àwọn ànábì mọ̀ sọ fáwọn yẹ̀wò inni ilahun min èmi ni ọlọ́wọ́ bá mi ní dẹ́yìn ọlọ́wọ́ bá fàdálíkà najzihi jahannam àbí wókè wa man yakul minhum ẹnikẹni tó bá sọ nínú àwọn ànábì ọlọ́run ọba inni ilahun min dunihi ọlọ́ọ̀bá lè mílẹ̀ ilé yẹn ọlọ́run o fàdálíkà najzihi jahannam ìwélé yìí kọ́ wo jahannam láfi ṣe ẹ̀san fún kàdálíkà najzi zalimin ìwélé ìlàmọ́ fi ń ṣe ẹ̀san fún àwọn alábòsí èèyàn ìtumẹ̀ ní pé ìkéyìí nínú àwọn ànábì ọlọ́ọ̀bá tó bá ń sọ fún àwọn èèyàn wípé ẹmọ jọ́sìn fún mi ló fi jẹ́ pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam níbi hadith ní bẹni nínú musnad imam ahmad nígbàtí ránkúnmí méjì tí wọ́n yawọ́ mọ́ ìkan nínú àwọn ansori ìkanú àwọn ará madina lọ́wọ́ nígbàtí wọ́n pè ànábì muhammad sallallahu alaihi wasallam wá sí bíbẹ̀ bí àwọn ránkúnmí ṣe rí wọ́n tẹ orí wọn bá fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì náà rán nábi ó tẹ orí wọn bá fún báyìí afẹ́lẹ̀ náà sùjúdù lákì sí káàna mọ́ sí sùjúdù fún ọni anábìn pé rárá o láwòkú ma a láàmùr ahadan an yasjudu lil ahad mi sọ fún ẹni kankan o kó mọ́ sí sùjúdù fẹ́ lómi o ìran kó mọ́ tẹríba fẹ́ nìkankan o law kuntu amiran tí ń bá pẹ́ nìkan láṣẹ kó mọ́ sí bẹ́ẹ̀ gan ni la'amartu almar'ata an yasjuda an tasjuda li zawjiha li haqqiha alayhi èyàn tí ń bá sọ pé kó máa ṣe bẹ́ẹ̀ òun náà ni ìyàwó kó máa ṣe bẹ́ẹ̀ fún ọkọ nítorí ìwọ̀ tí ọkọ yìí nílé lórí so ànábì ògbà kan yìí máa tẹ̀bá ìfún because ogbó kí ni yóò padà di kankan máa jọ́sìn fọ́ wọ́n mo ti wòrí àwọn àfáà súnfí tí wọ́n jòkó báyìí wọ́n jòkó lórí lẹ̀ báyìí àwọn yóò wá wá wọ́n wà mọ́ fi orí kanlẹ̀ níwájú mẹ́wàá mọ́ fọwọ́lé wọn lórí báyìí ilé òtún lọ ilé òtún dé yóò tún forí kalẹ̀ yóò tún fàwọlé lórí báyìí ilé òtún dé yóò tún forí kalẹ̀ ó mọ́ sí ń forí kalẹ̀ ní hadhihi ibadatu ghayri Allah àwọn jẹ́ sí fẹ́ lómi dẹ́yìn alá lélẹ́ iná as-sujud as-sujud li ghayri Allah fẹ́lómi dẹ́yìn Allah subhanahu wa ta'ala inú ẹ̀ sí dùn ẹmà ẹmà sí ẹmà sí ẹmà sí ló jẹ́ pàà bàbá yìí wọ́n gbéra wọn sí pòsíṣẹ́ tó ṣe pé tán bá lè kú tán káwọn yẹmọ̀ jọ́sìn fún wọn lókù ló jẹ́ pàà bàbá ìgbà tó wà láyé wọ́n mọ̀ gbọ́tàwò yẹn ń sọ àwọn ọmọ kéwú wọn àwọn jánẹ́sì wọn tí wọ́n mọ̀ sọ fún wọn pé àwọn bàbá ní gbogbo nǹkan ní wọ́n mọ̀ àwọn bàbá ní in tó bá ń fẹ́ gbé wá sọ́dọ̀ àwọn bàbá yìí dásálátí gbogbo ẹni ó ni Allah subhanahu wa ta'ala wà ní káwọn ha àwọn ẹni eré àwọn whereas àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ní kánàbí mọ́ sọ fáwọn èèyàn kúl inni la amliku lakum dọ́bùrọ̀n wala rọ́ṣádà ànábì sọ fáwọn èèyàn kalẹ̀ o mi ò lágbára lórí yín ìyìn ọlọ́ọ̀bá kọ́ ma bá yahuda táwọn nasara ittakhadhu qubura anbiya'ihim wa salihihim masajida wọ́n mú sàárẹ́ àwọn ànábì wọn àti àwọn ẹni rere nínú wọn wọ́n mú gẹ́gẹ́ bí ibi tẹ́tí jọ́sìn wọ́n wà mọ́ jọ́sìn fún àwọn ènìyàn àbíkálà wọn jọ́sìn fún Ọlọ́run Ọba tú àwọn ènìyàn lọ́fíṣẹ́ gbà tánà vẹ́ẹ̀kú tára ní ànábì ànábì ò fi aṣọ yóò fi sójú yóò tún yọ látara ìlera tó yahudi wa nasara ànábì tún ṣépè lé wọn lórí bẹ̀ẹ́ nígbà tó yá tí kẹlú àwọn ìyàwó anábi sọ̀rọ̀ tó wá bá nábi pé ìgbà táwọn lọ sí Ethiopia gbaná àwọn àwọn ọdún chọ́ọ̀tì wọn àwọn pínú chọ́ọ̀tì wọn kọ́ àwọn píkọ̀ bá mú wọn lẹ píkọ̀ sórí ẹni Catholic ni wọn wọ́n wá gẹ́ wọn àwọn sàárè àwọn anábi wọ́n wà nínú chọ́ọ̀tì alẹ́wà ni pé lánàhùnmọ̀lọ́ ẹgbẹ́ ọlọ́run kọ́ mọ bá wọn anábi ń sé pẹ̀lẹ́ wọn ni alẹ́wà ni pé gbogbo gbàtẹ́ni eré kan bá ti kúnnú wọn ẹni eré tó bá lè kú báyìí mú lọ sí sínú mọ́ṣálásí nínú chọ́ọ̀tì wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ jọ́sìn fún

ṣe bí nítorí pé ti kó kí ní ìsáwọn èèyàn lẹ́mí ni wọ́n ti kó sí ní lẹ́mí pàmà bàbá yìí àà ah! àwọn ẹni rẹ̀ àwọn ẹni ọlọ́run kúrò tọ́lọ táyì bá gbà wà ní wàláhì táyì bá gbà wà kẹ́lẹ̀ bá mọ̀kọ́ àwọn ènìyàn gangan ni wọ́n kó àwọn ìbádà wọn sáwọn èèyàn lẹ́mí a ṣàlàyé Ibrahim ni yá sí ike mi ní fi àwọn èèyàn wà náà min hikmati nínú hikma mi ni èmi ní sí fàwọn ìyẹ̀wọ́ náà gbogbo nǹkan láyé tàhtà kọbùdọ́tì in bẹ lábẹ́ ọ ìkápa ìyáz fàhádà kúfùrùn bàwá kúfùrù tó fojú hàn so àwọn ilé ni àwọn tọwàdí so tọba ti lẹ́nì kẹ́kẹ́ tó ń kílé mọ̀ bẹ́ẹ̀ èyàn ti wà ní a kí náà ń ẹni yìí ń pèpè lọ síbi ìmá jọ́sìn fún ni so an bi Allah subhanahu wa ta'ala kúta kò ṣe àlékún orí fún ẹnìkọ̀ọ̀kan wa so tírà tí a ṣe àlàyé ta ina ni alwajibatul mutahattimatul ma'arifatu ala kulli muslimin wa muslimatin titi a muhammad bin abdul wahab at-Tamimi rahimahullahu ta'ala àlàyé ìkan nínú àwọn olùmọ̀ tí wọ́n dẹ̀ ṣe àlàyé ahmad bin yahya an-najmi rahimahullahu ta'ala so tírà lórí tawhidi ni tíra lórí àkídà ni ká tún bìlífù wá ṣe ká tún bá ṣe ń ronú ṣe ká tún ìgbàgbọ́ wá ṣe ká tún gbogbo ẹ̀ ṣe ká mọ̀ wípé à ọ̀dọ̀ ọlọ́ọ̀bá lápadàpadà sí jọ kan òun in tí ó dẹ̀ jẹ́ ìpìlẹ̀ wíwọ àlìjẹ́nà wa àbí ni ìta bá ni nígbà tá bá ti ṣàlàyé bóyá ìjòkó ètò ń bọ̀ abẹ́ fún wa ni bẹ́ẹ̀ni àtàwọn nǹkan tí wọ́n bá ń kó sí den lẹ́yìn ìgbà náà aliwaṣe àlàyé nípa alìjanna tó wà náà kí náà ń pè ní alìjanna kí náà ń pè ní annáàrì kálíbà mọ́ pàápàá tàbá ń sọ pé alìjanna alìjanna kálíbà mọ́ pàápàá tàbá ń sọ pé annáàrì annáàrì ah so dáadé bá ah kò yẹ kí n lose alìjanna nítorí ayé o kí máa torí ayé tí mo lè kúlé ní àbọ́lá ilẹ̀ ló tún ti máa gbàtàbà tó ń tílẹ̀ ṣúbá tó tún sú lé lórí náà wàláhì ìsẹ̀mí rẹ̀ ń dínkù ní ẹ̀ wàláhì tó bá jẹ́ pé 30 years lólò ní tún minus 1 lè ní tún yọ ẹ̀yọ̀kan kún bẹ̀ o tó kálíbà mọ́ ní alìjẹ́nà ah nínú sunna kí náà ń pè ní alìjẹ́nà kí náà ń pè ní annar kálíbà mọ́ tọ́lọ bá ti pè lésìkalẹ̀ tó ti pa lésìkalẹ̀ fún àtàbá dúó ti fi ẹ̀ láyé yìí kádẹ̀ ní ìyà tí ń bẹ fẹni tí kò bá dúó ti an bi Allah kuma fi aljanna kuma shi ne wawa ku da ma sai ina ni bi ibugbe so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa alihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu